الحمد لله والصلاة والسلام <clears throat> على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته لن باتي علي آه، شهادة أن لا إله إلا الله tí afáde ṣe àlàyé pé ìtumọ̀ rẹ̀ ní wípé la ma'buda bi haqqin illallah kò sí ẹ̀dá kan àbí ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah subhanahu wa ta'ala nke tí Jibril alayhi salam òkè nke tí annabi sallallahu alaihi wasallam tó tó sọ fún Jibril ìtumọ̀ muhammadun rasulullah wa anna muhammadan arsalahullahu litabligi dinihi ìtumọ̀ rẹ̀ ni wípé muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala oran láti lè fi ẹ̀sìn rẹ̀ láti lè ma fi jíṣẹ́ fún àwọn èèyàn so ìtumọ̀ náà ni wípé adẹ̀gbọ̀dọ̀ ma tẹ̀lé ojú because ọlọ́wọ́ bá ran nabi sallallahu alaihi wasallam liyutọ́ kí àwọn èèyàn lè am li yuta wa yutaba ṣe ibayin abi wa tuqimu salah kai wa tuma gbé ìrun dúró ìtumọ̀ ni pé to addiha bi arkaniha bi tima bi bi timnanin wa khushu'i ebido kí ìrun yẹ pẹ̀lú àwọn orígun rẹ̀ pẹ̀lú àwọn a o ní pé àwọn mọ́jẹ̀mú ní pé àwọn conditions to gbọ́dọ̀ wà fulfilled kẹ tó lè sọ pé ẹfẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kírùn nínú àwọn condition ní pé kí o an takunu ala tahara kẹ ti wà ní mímọ́ ẹ ti ṣàlùwàlá a tàkí bóyá ó yẹ kẹ wẹ ìwẹ̀ kan tẹ́ ti wẹ̀ ní ẹkọ̀kan lọ wẹ̀ náà a ẹwà rí pé kò sómi ní àbẹ́mi ò tẹ̀ wá lè lómi omi wà lóòtọ́ àmọ́ lè lò ó rẹ̀ mi ìlú fomi kára ṣe tayammum fatayammamu sa'idan tayyiba ẹ̀hẹ́ o ti o ṣẹ̀ṣẹ̀ wá lè bẹ̀rẹ̀ sọ́lábà ẹ̀ mẹ́jẹ̀mú ní kọ́kọ́ wà ní mímọ́ bá kò tó lè wórí rọ nínú ẹni satrul awra kíyàn bo ìhòhò ara yẹn mẹ́jẹ̀mú ní kó bo ìhòhò ara rẹ ẹni wíẹ̀ nínú òwò dẹ̀ gbọ́dọ̀ sí kalẹ̀ tó bá kíyàn kọjú sí kíblá nínú ẹni dukhulul waqt kásìkò wọlé kíyàn tó wọ́rùn kódà olùmọ́ ma ń ṣàlàyé pé ẹ̀rù sheik Muhammad bin Salih al-Uthaymin rahimahullah wọ́n ni èyàn tó fẹ́ kírun báyìí ó wá kù sẹ́jú kan tí wọ́n wọlé ó wá bẹ̀rẹ̀ ẹ̀rù bàbá ní onírun ẹn pé tó bá bẹ̀rẹ̀ ní sẹ́jú kan tí wọ́n wọlé ìyàsíkò wọn ó because kò wọ lásìkò rẹ̀ bí fásìkò rẹ̀ lówà yẹ́bù jẹ́ pọ́lọ̀wọ̀ ìkí ń gba ìrun lẹ́yìn àsìkò rẹ̀ àyàfi pẹ̀lú uzur tó lágbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ̀ sí kí ń gba ìrun tó bá bẹ̀rẹ̀ bí fásìkò rẹ̀ tí ló jẹ́ pé wà very careful nípa àwọn àwọ̀kọ́tù sọ́lá so àwọn àríkánù ìrun àwọn orígun ìrun díẹ̀ nínú ẹ̀ o ní kí yẹn ṣe nínú ẹni kíyàn ṣe rùkú kíyàn prostrate báyìí nínú ẹni kíyàn ṣe sujúd kí wájú oríyàn àti imúyàn kó kalẹ̀ kí àtẹ́lẹwọ́yàn kí gbogbo ẹ kalẹ̀ kí bí orí ẹsẹ̀ yẹn bí kó kalẹ̀ kí gbogbo ẹ kọjú sí kíblà kíyàn wá dúó ẹ́ nínú ẹni kí rọ́ àtùl fatiha nínú ẹ̀ ni àwọn àlàyé pọ̀ lábẹ̀rẹ̀ ẹ̀hẹ́ nínú ẹ̀ ni kí náà pé takbiratul ihram Allahu akbar àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí ó wà nínú hadithi Abi Hurairah radiyallahu anhu ó ní àwọn wà nínú mọ́sálásí jọ kan ọkùnrin kan wá wọlé fasalla bó sì kírùnù gbàtọ́ akírùn fasallama ala sallallahu alaihi wasallam ó wá sálámà sáà nabi sallallahu alaihi wasallam salamu alaikum tí lábúrkátù annabi ni pé irje fa salli fa innaka lam tusalli ó yá padà kó lọ kírun nítorí ó ti kírun ah ó tún lọ again ó tún kírun again ó tún abá nabi annabi ni pé irje fa salli fa innaka lam tusalli a ní ó lọ ó ní ya rasulallah fa'inni láàstẹ̀tí akthar dhalik anábi wallahi in lè kíjú bẹ́ẹ̀ lọ in mọ́ kíjú báyìí lọ fa'allimni anábi sàlàyé fún mi anábi ẹ̀ṣà sọ fún pé ẹ̀ẹ́ tó bá ti wá fẹ́ kírun ó kọ́kọ́ sí báyìí ó wà kírun ó ṣe takbiratul ihram ó Ànábì wa ń sọ fún pé Ànábì wa ń fún láwọn arkan nínú àwọn arkan tá Ànábì mention lọ́jọ́ náà lọ́wọ́ ni pé al-tumanina fi jami'il arkan gbogbo orígun irun èyàn gbọdọ̀ farabalẹ̀ irun pàpàpà ọlọ́ìkín gbà ẹwà wàdúrù ohun tá Ànábì bá kọ́ dẹ́m láyé tàwà lé ní ẹbẹ̀ nígbà ẹ́ kí lọ́lọ́ ṣe yìí <laughs> ó kíhùn ó kàn sẹ́rẹ́ntì ẹni ẹlùmí wọlé báyìí wí pá ó tó sájáde padà níbò ló ń sá lọ mọ́sílásí jọ lẹ́sẹ̀ ni ó ti dá gbogbo ẹ̀wà wà àlà àlà àlà bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kí òun rántí pò sí ní stadium tó ń ṣe sport o sí exercise o o ń jọ́sìn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni takibia àkídà tàdà ti fún ọ ní pé irun yẹn tí wọ́n ní kẹwọ́ ń gan exercise ní exercise kọ́ rárá exercise kọ́ nìran ìjọ́sìn fún Ọlọ́run ọba nìran tó bá fẹ́ ṣe exercise ó lè lọ

o ní farabalẹ̀ kójú kó compose kójú kó dáadáa ọlọ́run ló madú wákàtí táà lómi ń lò níbi atm tó wá fẹ́ gbówó táà lọ pín ọfẹ́ ma pín rice níbi kan fẹ́ ma pín rice agolo mẹ́wàá mẹ́wàá ààyò pọ̀ mẹ́ wàláhì àwọn ya rúgbà tàbàbà rúgbó tí yìí ti fẹ́ tán lẹ́nu lọ àkọ́kọ́ kírùn yẹ bí tó máa níìnà pẹ̀lú ìfarabalẹ̀ kó dó dédé gbogbo tán ní kí ẹ máa wí lórí ìrun kó ti kọ́ gbogbo ẹ̀ èyàn kọ́ ní kò síyàn tó mú alátọ̀run ilé iná ń pè ní ìkọ́mọ́tù o kírùn ní kí ṣe pọ̀ kàn wá lójú plákà ti dá gbogbo ẹ̀ sẹ́nu ẹ̀rọ so yẹn báyà bí so àwọn àlàyé sí pọ̀ mẹ́ wàtútì zaka ó gbúdọ̀ tó wá máa yọ zaka nínú dúkìá wallahi zaka gẹ́gẹ́ bá ìsàlàyé tẹ́lẹ̀ <clears throat> ẹ̀yìn sheik abdulmahsin al'abbad kọ́lọ̀n kó bá wa sọ lórí dada níbi sharhul arba'in wọ́n ni sẹ́rí zaka tẹ́ nasibu ni min malin kathir ìpínkín kíní ni kódà ó níbi tí dúkìá rẹ̀ gbọdọ̀ dé kó kéèsẹ́ kí o kà tí ní 20 naira ó yọ zaka 20 naira rárá o kéèkẹ́ à múrímárù lè mini ó yọ zaka ti ẹ̀nà mún ó ti níbi tí dúkìá ó ti pọ̀ dé ó ní ní sọ́ọ̀bù tó bá jẹ́ pé àwọ ẹran ni wọ́n níni ó ti ní ibi tẹ́rẹn rẹ̀ ó dé màlúù ló níni láti ní màlúù bẹ́ẹ̀ màlúù 40 ti ní mọ́ṣe yọ àlàyé Abi Bakr radiyallahu òun gangan ni umda fún ọ̀rọ̀ zaka àtàwọn àdí àhàdìtì mi so n dáfà ní pé bí ìgbà táfà ń ṣàlàyé kámọ́ example wa bí ìgbà tó bá pín dúkìá rẹ̀ sí 40 places àwọn ni kò fi just a single one kò fi yọ zaka ó ti tán single one ah so ṣe báyà bí so nínú àwọn orí gan ẹ̀sẹ̀ rọ́wà bá ni wà tún ti azaka wọ́n ni idha malika muslimun a khamsa wa thamanina graman dhahaban wọ́n ní nisọ́bù nígbà táwọn sọ̀rọ̀ inegbe tí musulmi bá ní bí 85 grams of gold ó ní gold bàtán wà wọn gold yẹn ó ti pé 85 auma yu'adiluha minan nuqud abó ní tó jẹ́ dédé rẹ̀ tán bá convert ẹ̀ sówó so káni mathalan bí àpẹẹrẹ ni orin sọ kébẹ̀ ni o tó bá convert irú 85 grams yìí ó ti wọ́ bí á bí káni 2 million tó bá convert sí bí á dọ́là ní àbí náírà ẹ̀hẹ́ yadfa' minha èyí tó yọ ń bẹ̀ ó ní 2.5 filmi'a nínú ìdá 100 ká ní pé 1.4 ni ẹ wọ́n ní báadà sanatin àmọ́ lẹ́yìn ọdún kan yóò haulu ni ẹ wà ghayrun nukudi láha mekdarun ma'ayyanun àwọn ìtẹ́ bá kí n ṣe owó ó ní mekdarun ma'ayyan ó ní iye mekdar ó lè tafi wọn tí ẹ ó ìtumọ̀ sọ́wọ́ ni alimtina'u an jami'il mufattirat min tulu'il fajr ila ghurubi shams ma'an niyya ó ní kíyàn kó gajó kó ní ibi gbogbo nǹkan tí bá mọ́ ń bá àwẹ̀ jẹ́ láti gbà tí min tulu'il fajr sadiq lẹ́yìn gbà tí alfajr sadiq tó bá ti yọ ila shams títí tó rúfi wọ̀ in tán pè ní kíni yẹ sọ́wọ́ Ramadan ni kíyàn kó gajó níbi nǹkan jíjẹ ni níbi nǹkan mímu ni níbi ma súnmọ́bìnrin ni àti níbi gbogbo àwọn ọ̀rọ̀ ìsọkúsọ tí bá ma ń báwẹ̀ jẹ́ ẹlòmí ni ikọ̀ rẹ̀ nìkan ní gbáwẹ̀ ẹnu rí gbáwẹ̀ ojú rí gbáwẹ̀ ọwọ́ rí gbáwẹ̀ ẹsẹ̀ rí gbáwẹ̀ ojú rẹ̀ ìwòkúwo ni ẹnu ìsọkúsọ ni ọwọ́ ìmúkúmu ni ẹsẹ̀ irikúnrin gbogbo ẹ̀sìn so wàtẹ̀hújjá lè bẹ́yìí in istata'ta ilayhi sabila ó gbọ́dọ̀ wá sí hajj tó bá ti kìí ṣe pé dandan ní pé hajj ipé dandan ẹlòmí mú ní pé ọ̀rẹ́ yẹn ní pé kó tó lè sí hajj o ti kọ́lé o ti ra gbogbo tí yẹn ṣe o ti ṣe o wá rò pé ok kí tẹ̀lá lọ tó kù náà o ok ẹ̀hẹ́ kájú sí hajj àbí ẹ̀hẹ́ hmm. o dà káwá sí rẹ̀ tó bá ti ní ìsìtọ́ra orí pá ah, mo ti ni nítorí nínú àwọn orígun وملك ما يكفيه فاضلا عن حاجته وحاجة من تلزمه نفقته وبأمن الطريق kò dẹ̀ ní agbára láti ṣe kí ni olówó ipé tó bá lọ hajj àwọn tó wà nílé tí wọ́n jára lé àtẹ́jáwọn ara lé ó lè drop nǹkan fún ẹ pé nǹkan bá ilẹ̀ jẹ́ tí fi dé tí ó dẹ̀ ní sí wàhálà ẹ̀hẹ́ ó dẹ̀ tún wà ṣọ́ ipé ọ̀nà save kí ṣe kí wọ́n dáwọn yẹn lọ́nà àbí ìrìn àjò ṣe ṣe lásìkò tàwà yìí ilé gẹ̀gẹ̀ ni àwọn ilé ni àwọn orígun al-islam àwọn èyí tó wá jẹ́ orígun al-iman arkanul iman wọ́n wá ní ìbéèrè tí jibril wá béèrè wípé anẹ́gbà ni jibril ni fa akhbirni anil iman fún mi ní òní pa kínan pè ní al ó ní al an tu'mina al-i'tiqad bi anna Allah ta'ala khalaqa kulla shay'in ó gbọ́dọ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run ọba ló dá gbogbo nǹkan ilé náà pè ní tawhid rububiyya wa ma'budun bi haqqin òun sì lè ká máa jọ́sìn fún lódodo ilé ní tawhid uluhiyya a lahu asma'un wa sifatun tó bá mú ọlọ́run jẹ́ ń sọ́nà Kùránì pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkankan tó dà gẹ́gẹ́ bí ọlọ́run ọba wu ọlọ́run ọba sí lọ́ba tí ń gbọ́ gbogbo nǹkan ọba tí ń rí gbogbo nǹkan ilé iná ń pè ní al-iman pẹ̀lú ọlọ́run ọba àbíká tún sọ bá lọ́ba kí ni o lọ́ba tó ń bẹ ó wà nígbàgbọ́ pẹ̀lú rùgbùbíyà rẹ̀ náà uluhiyya àti asma'u rẹ̀ àti sifatu rẹ̀ wa mala'ikatu ogudo nígbàgbọ́ nípa mala'ika Ọlọ́run ọba a ogudo gbàgbọ́ pa mala'ika makhluqatun minan nur Ọlọ́run bá dá wọn látara mọ́lẹ̀ litanfidhi awamirillah láti máa wá lo gbogbo àwọn àṣẹ tọ́lọ́run bá ti pa wọ́n la narahum a sì rí wọn wò agbùdọ̀ yíò kọ̀ rẹ́bọ́lọ́ ìsànú suratul fatir ni àti kí wọ́n ní ìyẹni mathna wa thulatha wa ruba' àwọn tó pé ìyẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin bẹ́ẹ̀bẹ́ báyìí báyìí kódà Nabi sallallahu alaihi wasallam olóhun rí Jibril ní bọ́lọ̀ ma ṣe dágangan walahu sittimi'ati junah wọ́n dẹ̀ ní iye 600 600 yẹ ní Jibril alaihi salam ni wọ́n ni so àwọn màláíkà gbọ́dọ̀ gbàgbọ́ pé àwọn ẹ̀dá kan ni tó ṣe pé ààrí wọn kìbákí ń ṣe àwọn màláíkà ní ìtìrìn sínú Yorùbá fi mú àwọn màláíkà oníyẹ tọ́kì kọ́ o àbáwò oníyẹ pàǹgbá àwọn màláíkà kọ́ láwọn èyí o àwọn màláíkà photoshop yàbí ìyẹn ni màláíkà o a gbùdọ̀ nígbà pẹ́pẹ́ àwọn màláíkà yìí kọ́ o wọn a máa kárí àwọn àṣẹ Ọlọ́run ọba èyí sì gbọ́dọ̀ fẹ́ràn wọn àwọn Jíù wọ́n hate Jibril because olóbọn mú wá mẹ́sẹ̀jì nípa ó sì ní mọ́ mú wá yíwá gbogbo ẹ̀ṣẹ̀lẹ̀ ẹmọ́ṣẹ̀lẹ̀ wọ́lá jìbìlì ti pọ̀jù jìbìlì náà mọ́ blame wọn ní blame ọlọ́wọ́ bá ibẹ̀ wọ́lá rẹ̀ ti pọ̀jù wọ́n ló mọ̀ mọ́lẹ̀ wá ẹ̀yìn sẹ́ jìbìlì ń ka ọ̀rọ̀ ara rẹ̀ fún yín ni àbí ó ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọlọ́run ẹ̀kẹ́ ní problem pẹ̀lú kèyí sí èyàn tó mú ọ̀rọ̀ yẹn wá so ló jẹ́ kí proxy warfare proxy ni ó ti bẹ̀rẹ̀ tipẹ́ proxy ni pé èyàn tó wà lókè lá ní problem pẹ̀lú àmágbára òka àwọn àwọn àwọn tó pé wọ́n ń sọ dìsẹ́mtì tó ń sọ bọ̀ tágbà wáká àmọ́ lẹ̀dí máa wọn pé hey kíníká àwọn kọ́lọ̀ ẹkọ mú àwọn tó wà lókè gẹ̀gẹ̀ ló lọ mú so Jibril oníòmù mẹ́sẹ̀jì wá òun lẹ́yìn wà mọ́ hate so ìgbọ́dọ̀ hate wọn o ló fi jẹ́ kí pa wàláhì ìsọkúsọ lówe yẹn o sàtánì ta mà lọ́jọ́ tó ti pẹ́ ju áńgẹ́lì ta sẹ̀sẹ̀ mọ̀lẹ́ni lọ oníbẹ̀sẹ̀ mọ́ ń pòwò yẹn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bó lè sì mọ́ pa bó ní ṣe mọ́ sọ̀rọ̀ kaba oh ok so ẹ fẹ́ràn ṣe ìtọ́nù tẹ́tìmọ̀ tipẹ́tipẹ́ ju angel tẹ́tìmọ̀ ní ẹ̀sìn lọ kí ni ló ń kó bá wọn yẹ̀dẹ́ wípé àwọn aburú tó wà lórí ẹ̀wọ̀n òlè filẹ̀ wọ́n believe pé wo aburú already permanent lórí tá ti wà láti kékeré ó bẹ́ta jù ká mọ́ ṣe èyí tẹ́wà pè ní dáadáa àmọ́ tó jẹ́ pé a mọ̀ ni kò ní ṣẹ̀gà tó wà òkè fagbùdọ̀ nígbàgbọ́ nípa àmàláíkà ni tafsilan wa mujmalan ni tefsilu ní pé àwọn tọ́lọ̀ bá ti só kọmọ fún wa ọlọ́bá sọ jibril mikael ẹ̀dẹ̀ẹ́kì ní jabarail mikael israfil malakul maut ọlọ́wọ̀ sọ asarailu kò sí tí jẹ́ asarailu nínú Kùránì àti sunna ọlọ́wọ̀ dákọrẹ̀ ìntọ́lọ̀ bá pè malakul maut ànábì náà malakul maut ó ẹ̀ lè rí ibi asarailu kò so àti bẹ́ẹ̀ lọ malik ni wọ́n kùrán ya malik ẹ́ tó jẹ́ màláíkà tó wà ní chájì iná ni àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn ìtọ́lọ̀ òbá òbá wá dákọ́ agbùdọ̀ nígbàgbọ́ pẹ̀lú nínú wọn tí a wá rí àmàláíkà yíwá ni wọ́n wá pọ̀ wàláì wọ́n pọ̀ ju àwọn ẹ̀dá lọ hey Ànábì sallasa ń gbé sánmà mí ó mí ó sì bí o ayẹ́ ẹsẹ̀ méjì tí ìbá ṣe pẹ́ bá àmàláíkà bẹ̀ bámú yusabbihuna Allah subhanallah wọ́n sáfà mọ́ ọlọ́wọ́ bá ń ti wọ́n ni màláíkà mi lágbàtọ́lọ́n ti dá wọn in táwọn kan ṣe subhanallah àmì orí òkúrò náwà àmì orí sujúdù náwà ìwọ̀ kan wà láyé wá lóòsí lọ́wọ́ bá mọ́sìn kò ní dùgbò sí Baitul Ma'mun tó wà ní sánmẹ́lẹ̀ kejì lókè lọ́nà ni wọ́n ṣe tàwáfù ń bẹ̀ tí wákàwọn tó mú ò tún ní ṣe tàwáfù mọ́ láyéláyé tí wọ́n táyé fi parí àwọn fresh batch fresh 70,000 ni ó tún wálé ní ọ̀la fresh 70,000 ọlọ́run sọ nípa màláíkà àwọn lè kèé rẹ̀ wọn àwọn lè kàn sí lọ́wọ́ bá lọ́n tí wọ́n ni wọ́n kan wà láyé ìwé ẹ̀dá yẹpẹrẹ tí wọ́n dá látara àtọ̀ só mọ̀ pátọ̀ ní ni wọ́n tó bá ti pé 20 years tí ó ní ìdíkan mọ̀ bí ó ní tí ó rẹ̀ ti pé ní bí a bí káni 20 years and some months back tẹ́kí bí a 9 months lólo nínú ìyá rẹ̀ ni and bí a bí 8 months back àtọ̀níọ́ àtọ̀tọ́kùnrin kan tọ̀ tó tọ̀ sára obìnrin orí bó ṣe yẹpẹrẹ ní orí bẹ́ẹ̀ yẹpẹrẹ ní àbó orí bẹ́ẹ̀ wọ́n ń sagídí wọ́n ń sègbéraga òsìlì ìsinmi wọ́n tọ̀ sínú obìnrin kọ̀tán tóbìnrin náà dápọ̀ mọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí ni mọ́ fọ́ọ̀mù díẹ̀díẹ̀ tán bá fi píkṣọ́ hàn bó ṣe inú oyún tẹ́lẹ̀ ni ó fẹ́ rí bí bí ìdún báyìí kí ni ọ́ ta ní ọ́ tó wọ́n ṣe gbẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ dẹ̀lẹ́ ní ibẹ̀ tó bá wò pìlẹ̀ ibi tó ti ń bọ̀ wà lórí bó jẹ́ kẹ́kẹ́ ó jámọ̀ kẹ́kẹ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ mójú tó ń bẹ̀ nígbà tó yá nutfa ní ọ́ nígbà tó kékeré tí ẹ̀ tí yóò sọ báyìí tí sì jẹ́ ìbá ti jẹ́ ọgán tánkà ti sọ man ant taniọ́ tó wà mọ́ sí míragé òsì nígbà tó yá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ òun fọ́m òun fọ́m òun yọwọ́ òun yọrí òun yẹsẹ̀ òun yọjú òun yọmú àwọn àtún bí ọ̀tán ẹkún lọ tó sọ wáyé ẹ́ẹ̀ bó ṣe sọ wáyé nù àwọn pampasì ẹ abó rẹ̀tí ni ó sọ rẹ̀tí ni wà fi anfusikum afala tubsirun wọ́gọ́wọ́gọ́ rẹ̀ náà ṣe ẹ̀rọnú ni kí ní nǹkan tó kọlù fún gbèrà ga ní ìsin báyìí nígbà tó wáyá ẹ̀kínà ò ń tọ́nlé ó tọ́lé ó yàgbé sí yàrẹ lára ó wọ pampasi fún ọ wọ́n fọ̀dí fún ọ wọ́n dèdí fún ọ nígbà tó yá ó ó wá débì kan ní ìsin ó wá rò bóyá on top of the world man and kọ̀bákàlá man and ló jẹ́ pé wàláyé onígbègaga láyé onígbègaga òní lọ anẹ́bìdì pé la yadkhulul janna man kana fi qalbihi mithqala habba min al-kibr aw kama qala sallallahu alaihi wasallam anẹ́bìdì kò ní wà aljanna wo èyàn tó bá ní size bí ọmọ náà gún nínú kíni nínú ìgbéraga anẹ́bì wa ni pé wọ́n sọ fún anẹ́bì pé ah anẹ́bì wẹ́lùmí ìmìnú wa afẹ́rẹ̀ ká lọ sọ wa káwọsọ kó mọ́ alébìnrin rárá yíò kọ́ ní gbéraga o kódà náà bá gan fẹ́ràn tó mọ́ alébìnrin kí alkibru batrul haq wa gomtu nas in tẹ́kẹ̀ ní kíburu ni batrul haq kí ma da wa gomtu nas kí ẹ ma fojú yẹpẹrẹ so ibi ta ti lọ ní pé àwọn mọ̀láyíkà wọ́n jọ́sì fọ́lọ́ọ̀bá gan ní sánmà tí wò bá jọ́sì fọ́lọ́ọ̀bá kò sincerely ọlọ́ọ̀bá ò sì fẹ́ ìjọsìn rẹ̀ so àwọn màláíkà wà ádádù wọn ni wọ́n pọ̀ gan ọlọ́ni wà ma ya'lam junuda rabbika illa hu kò sẹ́ni kankan tó ma nọ́mbà àwọn ọmọogun ọlọ́wọ́ bá àyàfi ọlọ́wọ́ bá tó lè mọ́ nọ́mbà màláíkà ọlọ́ba so an bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó jẹ́ kí àwọn ìnígbàgbọ́ yìí àti àwọn orígun islamu yìí àti àwọn tó jẹ́ àwọn kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ́ síṣẹ́ lára wa because èyàn tó bá láwọn kìíní yìí lọ́kàn bí ó ṣe mọ́ líva ayé sẹ́ wàláhì èyàn mọ́ líva yóò mọ́ yàtọ̀ síta èèyàn ó wo ọlọ́ọ̀bá lè mú mi báyìí kó sì bà tèmi jẹ́ tí ó sì sin tí ń ṣe sí ọlọ́ọ̀bá lè mú mi báyìí kó sì pa mí wàláhì oníkan nínú àwọn àfà Imam Ibn al-Jawzi onítírà kan èyí ó sì mọ́ sunkún lójoojúmọ́

bí pé ó ń bìlì wípé òun wà ní kàpọ̀ ọlọ́wọ́ bá èyí ọlọ́mọ̀ lè mú mi fa àwọn ẹ̀ṣẹ̀ mi dèmi náà ti ṣẹ̀ṣẹ̀ yìn hey ọlọ́n lè mú mi sí fa ọlọ́mọ̀ lè fìyà jẹ mí tí ó dẹ̀ sẹ́nì kankan tí ó alọ́sọ fọ́lọ́n tó bá ní pé ayé problem wà sincerely tó bá ní ká wúra wá dáadáa a rí pé àwọn gẹ́gẹ́lá fẹ́ fọ́m majority reason problem yẹn nítorí bá ṣe ń gbélé ayé oníkálukú kò sí bẹ̀rù ọlọ́ọba àkí ń ronú nípa ìpìlẹ̀ wa ibúlá tí ń bọ̀ wá àkí ń ronú nípa ibi tá lọ tàbá tí ní ká wò mọ́jú information pé ẹnìkan tún ti kú lé ní báyìí hmm? ànẹ́nà ó tún gbọ́ pé ẹnìkan so àkí ń ronú nípa ibi tá tí ń bọ̀ wá asùlùwà bá ṣe yẹpẹrẹ tó ah, àwa kí ń ronú pa bí tí a ń lọ ìwọ tó bá bù bí a olú fáìn jù lé ní wàlá ìlọ wà tán fáìn ní 19 kìíní kan inú sàárè náà tán bá ní kó fẹ́ olífẹ́ ma obìnrin tó fáìn jù 19 kìíní kan olífẹ́ ní ìsinmi ó fẹ́ fẹ́ gún ni tó ti jẹ́ra sínú sàárè òun náà ń gbà náà lọ́n tán bá ń sọ fún gbà náà ní 19 kìíní kan ipé àfọ́ padà kú ẹ lóòtọ́ ẹ kìíní kan ayé lásìká tó sọ̀rọ̀ ó ti wá kú ìtù ànù sàárè ní ìsinmi àwọn tán lówó jù ní 18 kìíní kan wallahi ilé tán gbé ò lè gbébẹ̀lé ni kí n ṣe exaggeration ìkánà àwọn friend mi sọ fún mi pé àwọn kọjá nílé tí deputy governor Kwara State nígbà kan ilé kan àtàkọ́ sí bí atánkẹ́ ẹnìkan náà sọ pé ilé tẹ́wò yìí deputy governor Kwara State nígbà kan ló kọlé ẹni ní pé wallahi òun lè gbélu léwu kán bùnmi nígbà yóò yà àgbà yóò yà wó àwọn ilé tẹ́yìn náà ń kọ́lé ní tí ń jọyín lójú ìwé ẹ́ ọmọ tó bá rílé yẹn new model new model car ṣebí nítorí new model ilé yẹn yóò fífẹ́ sí lọ́wọ́ bá àbí àwọn nǹkan ń bọ̀ wá tọ́lọ̀bálẹ̀ ayé sí wà ní 20 kìníkan àbí 30 kìníkan tán bá bù wọn nílé wà láìwọ̀n nígbà tí ó yẹpẹrẹ báyìí àwọn láwọn àgbà ló tẹ́ tán bá bú ọ ní ìsìn ó tútọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báwọn bá ti ẹ̀lọ ní kódà kọ mọ́ ló kéèké mi kí mọ́ lóògán yìí nígbélé because ọba ń gùn láwùjọ yóò mọ̀ fi ẹsẹ̀ ẹ̀ <laughs> bàbá oníjàpá àti oyẹpẹrẹ àti gbogbo tó bá bí ohun kójọ láyé ẹjá padà síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá ni wọ́lá ẹjá padà squarely totally síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá ni kò sí jẹ́ wàṣẹ́kù tó jẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá ni wọ́n wo Imam Ahmad táwọn tí kú ti pẹ́tipẹ́tipẹ́ wo ìgbà tí Imam Ahmad Imam Malik Imam Shafi tamandakọ Abu Hanifa dé ní ilé a sì ń wọn kí la fi ń dákọ wọn wà láyẹ̀ sí ní nítorí wọn náà tán fẹ́ àti kékeré wọn wọn náà tán fi dàgbà tán fi kú wọn náà sójú ẹ̀sìn Ọlọ́run ọba wọn náà sí bí máa jihad bil ilm pẹ̀lú ìmọ̀ wọn àti máa ṣe dáwà sójú Ọlọ́run ọba na lé lórí ni ẹ intan wá ná ìmọ̀ àṣẹ́mọ̀ Ọlọ́run ọba àtẹ̀sìn ní ń sá àsáyé ma ń sá àṣẹ́mọ́tò ń sá àṣọwó níjọ́ tán bá ti gbé ọsí bí tán bá ti gbé ọ sílẹ̀ bí ìṣúbá ìtàn gbé ọ tán dá ẹ̀pẹ̀ bọ́ wàláhì gbogbo owó yẹn wọ́n ní kó wọnú wọ́n ní kò tẹ̀lé wọnú sáré ó tánu in tó owó yẹn kó fi lo dúkìá tó kójọ yẹn wallahi ìbálẹ́jọ abúrú ní ọmọ jẹ́ fún nínú sàárì ó ti tán yẹn ọlọ́run ni pé alladhina yaknizuna dhahaba wal fidda ọlọ́run bá ń Qur'an nígbà tó kí wọ́n mọ́ kó dúkìá àti fidda hey gold mo ti ní kìníkan kìníkan tons of gold mo ti ní asset oh my asset mi ni mo what one trillion ẹ̀ ń kójọ ẹ̀ ń pile e up ẹ̀ tó ẹkẹ́ mọ́ náà ọlọ́run ni kí ẹ̀wà ń ná sójọ́ ọlọ́run ni onámọ̀ fífí àjẹ́ wọn ní láyé àti yamal kìí mú jẹyà ayé kátókù inú wọn ní dùn ha mú ní orí ọkàn wá ní ọwà ha owó tí mo ní kíníkan kíníkan kíníkan ẹ̀rán àtàtì dàgbà ní wọ́n ti dàgbà fa wàhálà ayé sí wà lẹ́mí wọn kíníkan owó wọ́lá ìwọ̀n ní gbádùn tọ́fikú tẹ́bà tún wá kú òun náà fi jẹ wọ́n ní àláyé àti níyàwó kìí ó wípé kó mọ mú gàrí pẹ̀lú ìlú kan lápò kó mọ bá lẹ́fẹ́ lọ lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá ó sì ṣọ́kẹ́ ò jẹ haram ó ṣọ́kẹ́ ò gbélé ayé haram ó ṣọ́kẹ́ ò mọ haram ó wọ haram ó dẹ̀ ń ṣe ẹ̀sìn ọlọ́wọ́ bóyẹ kó ṣe máa ṣe tí ó rí pó pèjú kó wá tó kwàmà àgbákò ìjọ lọ́nà ìtọ́ tó bá ní lọ́nà tó dáa kò sí wàhálà kó jẹ́ mílíọ̀nì lọ́nà tó tọ́ ìbẹ̀rù Ọlọ́run ló mọ̀ fi náà àmọ́ tó bá ní kó kíní kó wá tún torí ẹ̀fẹ̀ sí ọlọ́wọ́ bá lẹ̀ hey khasara wa khasara wa khasara òfò òfò òfò lèyẹ ti kójọ yẹn àbíọ́lọ́bà kó láì nìkọ̀kan wá kó níbi òfò àti kó níbi àgbá kó ní ayé àti ní yawmal qiyamah هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته